نعم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله arúgbó fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala a tọrọ àríkún kí a ti gẹ̀rọ ọmọ fún annabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn ará rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé òní fi jáyé má kọlọ̀mà kó ṣe wá ní ọ̀kan àwọn olórí rẹ̀ náà insha a tẹ̀síwájú níbi tí a ti dó ní last week a ní lecture pẹ̀lú kan náà lónìí so a nílé a nílé lo gbogbo time so tó bá ti di time yẹn so bóyá a stop ṣe wá mà ṣé yóò rọrùn kí èèyàn kí ẹ̀ máa èèyàn lè alégbọ́n bí ká translate ẹ̀ náà àbí àbíkílẹ̀ sí àbúkálùkù lọ́wọ́ gbọ́n lé òun náà ló dáa jùlọ kí èèyàn kójọpọ̀ lórí dáadáa kọ́lá ní táwọn afáàná ma ń fẹ́ so tán bá tíyàn bá ń bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ telelink wọ́n ma sọ pé sáàmà so nǹkan tó dáa gan ni kódà tíyàn bá lè máa tíyàn bá lè máa ṣe gan fáwọn àwọn telelink tíyàn ní pẹ̀lú àwọn màṣáyé nǹkan so bóyá tó fa náà ni pé èèyàn ti wò pé èèyàn mélòó ní mi so allah musan ìsìn ó kálukú mọ̀ ní àsìkò òun fẹ́ lọ òun fẹ́ dáná ni ó bọ́ sọ́rọ̀ lé so wọ́n ní ibi tá dé ibi tá fẹ́ bẹ̀rẹ̀ lónìí níbi ọ̀rọ̀ Shaykh Fawzān wọ́n ní wal ibādatu wọ́n ní nǹkan tá ń ní ìbádà o lā <clears throat> tasihhu kò lálàáfíà o illā bi sharṭayn àyàfi pẹ̀lú àmọ́jẹ̀mú méjì ṣe bẹ̀rẹ̀ ládé oh wọ́n ni annákìdùl awwal ládé wọ́n ni annákìdùl awwal eh, nǹkan tó jẹ́ olùbẹ̀sìn jẹ́ alákọ̀ọ́kọ́ wa huwa akhtaru nawaqid òun náà ló sì ló tóbi jù ló dangerous jù nínú àwọn nawaqid wọ́n ni wa ashadduha òun ló lágbára jù nínú rẹ̀ wọ́n ni ashirku fi ibadatillah òun náà ní kí ẹ máa ṣẹbọ níbi ìjọsìn Ọlọ́run Ọba azza wa jal wọ́n wal ibadatu wọ́n in tán pè ní ibada ma'khudhatun wọ́n mú mina ta'abbudi níbi kíyàn jẹ́ ẹrú wa tadhalluli kíyàn rẹ̀ra nílẹ̀ wal khudu' wal khudu' wal khudu' al-ikhtiyari àti willingful eh, humility àbí willingful eh, submission so kíyàn willingly submit so ibi tán ti mú ìbádà nìyẹn wọ́n ni wàtàkọ́rùbù ilàláhì bí ma ṣára'ahu àti kí a máa súnmọ́ Ọlọ́run Ọba pẹ̀lú nǹkan tọ́lọ́run Ọba ṣe lófin hadhihi hiya al-ibada eléyìí náà pè ní ibada wa ba'du al-ulama àwọn olùmọ̀kẹ́wọ̀ yu'arrifuha wọ́n ni wọ́n define rẹ̀ bí ni ma'a ghayati dhulli lahu àti pé eh, ògóngó ìyẹpẹrẹ ara yẹn fọ́lọ̀ ọba so hadha ta'rifuha al-mujmal eléyìí ni definition rẹ̀ ní ṣókí so ẹwà àwọn kan tó fi dé ìbádà ìfẹ́ àti ìyẹpẹrẹ ara yẹn fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ni èyàn gbọ́dọ̀ wọn ara rẹ̀ lórí skéèlì yìí pé bóòlù kí lèyàn wọ̀n níbi ìfẹ́ sí Ọlọ́run ọba àti so kí lèyàn wọ̀n níbi ìfẹ́ Ọlọ́run Ọba àti ìyẹpẹ ara yàn fún Ọlọ́run Ọba ìfẹ́ òdodo ni kìí sì fẹ́ kílèmù pé mi náà nífẹ̀ẹ́ Ọlọ́run ara so kìí sì fẹ́ pé o mọ̀ pé kò sí tó fẹ́ ṣe Ọlọ́run Ọba náà ni Ọlọ́run Ọba Ọlọ́run Ọba náà ni sì ń darí rẹ̀ so ìfẹ́ ikhtiyari ẹwọ dọ́bì tí fi sí al-khudu' li so gbogbo tó wáyé pé kò jọmọ́ bí ìgbà pé èèyàn kan ń ṣe pé tọ̀ ẹjá máa ṣe o so kílòkọ́ rẹ̀ wọ́n kún jẹ wọ́n pá láti máa ṣe náà ni so túnmọ̀ pé tó bá tẹ́ẹ̀tẹ́nìyàn bá ní option kò ní ṣe kíníyàn irọ́ ni bẹ́ẹ̀ kò jùpájú sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ so kò jùpájú sẹ́lẹ̀ ní tó ṣe pé alára àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ni pé kí ni èèyàn ń ta ni èèyàn fẹ́ ta àwọn èèyàn ni èèyàn fẹ́ gbà mí kí èèyàn ta àwọn èèyàn ẹ gbogbo àwọn zaki nike gbogbo àwọn tó máa tí wọ́n bá fẹ́ mọ̀ pé àwọn èèyàn àwọn yíò mọ̀ bèèrè question question tó yẹ kẹ́ sọ fún wọn pé outrightly no so outrightly no ẹ máa sọ fún wọn pé yíò ẹ máa wá lo falsafa logic so tọ̀hún yíò wá wọnú Islam tán kò jọ gbogbo Islam kò jọ pé kò gbà Islam ẹjẹ fún ilá pẹ̀lẹ́ èèyàn bèèrè pé I'm a Christian so wọ́n lọ sí hellfire ẹ dáhùn fi lanza yes ni <laughs> kò fásitì sàmì fún yẹ́sì ni yẹ́sì ni ó bá kú lórí lórí christianity ó lọ sí náà ni oye so tí yẹn bá kú lórí gbogbo ẹni ánsà tí yẹn fún ni pé ah gbogbo ẹni tó bá kú lórí christianity tí yẹn bá ti ẹ̀fẹ́ ṣe tààyí ni pé wọ̀ gangan oye so gbogbo ẹni bá kú lórí christianity yóò wọ náà ni so ẹ máa wò ó wá ní you have 99% eh, you have 99% eh, chance of going to hellfire 1% chance of going to Jannah so gbogbo orú àwọn nǹkan báyìí gbogbo ẹ̀tàn kí ẹ mọ́ fẹ́ ta àwọn èèyàn wọ Islam wallahi èrò kọ́ lèyàn fẹ́ pè náà ẹni tí ò bá ti ṣetán láti ṣe adúlù àti hubbu fọ́nà ọba tí ò ṣetán láti yẹ pé ara èèyàn fẹ́ gba Islam wọ́n sọ fún yí pé kí ni Islam sọ nípa homosexual so ẹ̀yin mọ̀ nǹkan tí Islam sọ wọ́n wá ń gẹ́lẹ́gẹ́ ìyẹ́tọ̀ sọ fún ni pé ìwẹ̀ ẹranko ni ìran àwọn èèyàn dọ̀tí ń ṣe bẹ́ ìran àwọn èèyàn tọ́lọ́wọ́ parun náà ṣe bẹ́ tí ò bá ní gba Islam kó mọ́ lọ so bọ́ èwo ní kí ẹ̀wọ̀n wá táwọn èèyàn mọ́ táwọn èèyàn jẹ gbogbo báwọn èèyàn ṣe mọ́ ṣe ń bí náà nìyẹn tó wọ́n bá gba Islam tán ẹwà Islam dákúdàkú ní mọ̀ á sí èèyàn fẹ́ gba Islam kó ṣe tán láti jùpájú sẹ́lẹ̀ ṣe bí ìtàkùn ní Islam nìyẹn so ẹ tún wọ́n náà ibi tí ibi tá ti ṣe lọ da gbogbo ẹ̀rú gan wọn ò jẹ́ èèyàn gbọ́n tán pè ní Islam yìí When Islam is, Islam means peace Islam means peace ẹwọ ọmọ ọmọ awọ́lì ìdádí gan ó mọ̀ pé Islam látara Islam ló ti wá <laughs> bóòbóò ni salamu ti wá jọmọ́ Islam ní ìtumọ̀ mọ̀lúrí tó tọ́ka sí ìtàn lò fún nífà èyí pé bóyá asùlù pé ní asùlù ìtàn lò fún aslama kíyàn submit nínà and Islam means peace so látara kí ẹ máa tàwọn èèyàn bíbá wọ́n á sọ bí i à ń pèyàn sẹ́sìn bí àwọn kọ́stọ́mà ó ti wá di pípa àwọn kọ́stọ́mà pé káṣò rẹ̀ lórí Facebook ká lè fi hàn lórí Facebook pé à ní pé àwọn kìní kan wá lónìí wọ́n ṣe wá wọ́n dẹ̀ gbà Islam wọ́n gbà Islam àbẹ́ fún wọn nírú Islam tí wọ́n gbà wọ́n dẹ̀ gbà ẹ fún wọn nírú ọjà tí wọ́n gbà wọ́n dẹ̀ gbà kò sí mùjámálà kò sí Ànábì sallallahu alaihi wasallam olódájú lápẹẹrẹ fún wa ṣe báyìí báyìí báyìí báyìí ṣe kílòkọ rẹ̀ àwọn kílòkọ rẹ̀ àwọn bàbá wa tán ti lọ́nkọ́ nígbàtà máa bí ànábí pé gini àtọ́ tán bá ṣe bọ inú nánáwà wọ́n ṣe kìíní ẹ wò kọ́lá ẹ wò mọ́ ànábì Mùsá qala fama balul qurunil ula àwọn generation tó ti síwájú ńkọ́ so qala ilmuha inda rabbi fi kitab so kò sí mujamala níbi dáwà kò wò pé ah Fìràún yìí ẹjá sọ pọ́n wà aljanna ẹ jẹ́ ká sọ fún Fìràún pé àwọn tí àwọn tó ti lọ inú aljanna náà wà ẹ̀kọ́ fẹ́lómi bí wọ́n ṣe máa fẹ́ ṣe fẹ́lómi náà nìyẹn ní ohun súnà tó wà mọ́dẹ̀tì náà ni pé bóò ni àwọn àgbàlagbà bóò ni kí lórí sáwọn àgbàlagbà àwọn bàbá so tó bá ẹ̀rọ òun náà mọ̀ lẹ́mí ara rẹ̀ but tó bá wá láti pé kó sàfijé káwọn èèyàn gbá tó ń sọ yóò wà ní ẹ̀yìn eh, bóyá ah, àwọn bá wọn yẹn dáadáa ní wọ́n di wọ́n kàn èdè lítù tí ẹ̀kà lè ṣe ni pé kíyàn dákẹ́ ń pa wọn so tilka ummatun qad but pé kó wá mọ́ kíyàn mọ́ wá àárá ah, ọ̀ so kíyàn dákẹ́ ń pa wọn tó yẹ pé wọn ò nípa lórí àwọn èèyàn láńsọ́ ọ̀ àwọn tí wọ́n nípa burúkú èyí tó bá nípa burúkú lórí àwọn èèyàn yíò mọ̀ ó bùkátà rúdúdù oye so sẹ́ni yẹ́ sí tán láti submit so ẹ́rì pẹ́ni tó wáyé pé ìsìlámù rẹ̀ wá látara submission olódá jùlọ so ní táwọn afáàná fi máa ń sọ nìyẹn pé kò ní ìdíkẹ́ èèyàn kọ́ falsafa kó fi pàwọn èèyàn sí islam falsafa yẹn ó fẹ́ convince òun gangan ló fẹ́ convince like ó fẹ́ satisfy ìfẹ́ inú rẹ̀ ló fi ń gbé gbogbo falsafa yẹn wá fún un ẹwù kìtàbù tawhid falsafa olówà mi kìtàbù tawhid ẹgbẹ́ amma ba'd awwal wajibin ala al-abdi ma'rifatullah no ele náà wà ń bí sàrátà zuzo ball ó ní bá wọn àṣánrò ibe tún para wọ́ sí wala yumkin hadhihi al-ma'rifa illa bil-aql lidhalika awwal wajibin farada faradallahu ala al-abdi ma'rifatu Allah wal-aqlu yẹ̀kẹ̀tẹ́dì ibẹ̀ wọ́n ti àmà wọ́n ìgbà tí wọ́n fi wọ́yàn sínú kúfúrú kò ní mọ̀ ìbẹ̀rẹ̀ tíra márífà náà pé márífà tó láwọn pé ìgbẹ̀yìn tíra jáàlù ánìlá ni so kò ní ẹni tí ó bá ju pájú sẹ́lẹ̀ fọ́nà ọba kó ju pájú sẹ́lẹ̀ fún ìtẹ́ ìmọ̀ fi ń jẹ́rú nìyẹn ẹrú lọ́nà bá ń pè wá ẹwọ́ gbólóhùn yẹn àbùdù so èyàn gbọ́dọ̀ understand ilé dáadáa fúnra yẹn àti níbi dáwà yẹn wọ́n ni wa amma ta'arifuha al-mufassal wọ́n ni ẹ̀rí definition àyè ìbádà tó ní tí wọ́n fọ́ sí wẹ́wẹ́ wọ́n ni fakama qala sheikhul islam ibn taimiyya wọ́n ni ibn taimiyya ṣe define rẹ̀ ni rahimahullah wọ́n ni al'ibada wọ́n ni tánkù ní ibada ismun jami'in ó kọ tó kó sínú ni likulli ma yuhibbuhullah fún gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ wa àti tọ́lọ́wọ́ bá yọ́nú sí minal a'mal nínú àwọn sẹ́ wal aqwal àtàwọn ọ̀rọ̀ adh-dhahira èyí tó hàn ní wal batina àti èyí tó pamọ́ wọ́n ni hadhihi hiya al-ibada wọ́n ni in tán pè ní ibada ni bi ma'naha ash-shamil pẹ̀lú ìtumọ̀ rẹ̀ tó sì kíni tó kó gbẹ̀ sínú wọ́n ismun jami'in ó kọ tó wà comprehensive li kulli ma yuhibbuhu Allah wa yardah fún gbogbo nǹkan tọ́nà ọba nífẹ̀ẹ́ tó sì yọ́nú sí minal a'mal inú àwọn ṣẹ́ wal aqwal àtàwọn ọ̀rọ̀ adh-dhahira èyí tó hàn ní wal batin àti èyí tó pamọ́ fahiya dhahiratun ala lisan wọ́n ní ìbádà máa hàn lórí ahọ́ wal jawarih àti lórí àwọn oríkèríkè ara wà batina bákanáà ó ma ń jẹ́ tó pamọ́ fil sí ọkàn fahiya taqarrub ila òun ni kí ya súnmọ́lọ́wọ́ bá bima shara'ahu Allah pẹ̀lú àwọn kan tọ́lọ́wọ́ bá ṣe lófin so eléyìí lèyàn gbogbo àwọn kíní lèyàn gbọ́dọ̀ gbọ́yé dáadáa ní tán pè ní ìbáadà kò ní jẹ́ kí èyàn ṣàṣìṣe so ibi gbogbo àwọn definition tí wọ́n fi de kíní ìmẹ́lẹ̀ so gbogbo ẹ̀ ni àti láwọn fíra kò tó sí pé wọ́n ti ṣìnà ismun jami'an li so àwọn ní àwọn ìbẹ̀ náà fíra tó sí pé wọ́n ti ṣàṣàyàn nǹkan tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ wọ́n yọ àwọn nǹkan kan kúrò níbi àwọn nǹkan tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ wọ́n yẹrù nǹkan tọ́lọ́wọ́ bá yọnu sí isi ń bẹnu wọn tó yí pé àwọn nǹkan tán fi jọ́sìn fọ́nà ọba ìtọ́lọ̀ ọba ò nífẹ̀ẹ́ ni oye torí Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sọ ọ̀rọ̀ kan tó wà dákíkì gan nínú Majmu' al-Fatawa wọ́n ní tẹ bá ṣàkíyèsí nínú al-Qur'an al-Karim tọ́lọ̀ ọba describe wọ́n ní ọlọ́wọ́n bá máa ń bó ti ṣe pé o òun náà sì ni but ẹ rí pé lọ́pọ̀lọpọ̀ gbà yí tọ́nà ọba máa fi ń dájú kan wọ́n ni pé ma lam yunazzil bihi sultana ní pé yí tọ́nà ọba ò sọ̀kalẹ̀ ẹbọ aburú ní ògéyè pé ọlá apọ́nà ọba ò sẹ́bọ kalẹ̀ gẹ́gẹ́ ni but ta'alili tọ́nà ọba fún ma fi ń sọ pé yí tọ́nà ń se ò dá ni ah, eh, ala Allahi al-kadhiba wọ́n hun pa ọlọ́wọ́ bá ni pé Allahu adhina lakum sọ́nà ọba ló gbà yíyàn dẹ́lẹ̀ ìtẹ́ǹsìn am ala Allahi taftarun àbí yẹn hùn kan pa ọlọ́wọ́ bá so gbogbo àwọn àyà yẹn tọ́nà bá àwọn ẹbọ sí wọ́n ṣe but in tọ́nà bá fi mú ọlọ́pọ̀lọpọ̀ gbà ní pé ah ṣé ẹ̀ ń hùn kan pa ọlọ́wọ́ bá ni so ó fi ó fi ó fi hàn pé lára àwọn nǹkan tó jẹ́ kí ṣírkù burú jù òun ni pé ìhùn kan pa ọlọ́wọ́ bá pọ́nbélé ni in tọ́nà wọn bò ní kí wọ́n ṣe náà ń ṣe ṣe kí ló kọ̀ rẹ̀ ṣe bó ṣe jẹ́ fún ṣírkì yẹn kìí ó wá wà fún bídá náà bẹ́ lára àwọn nǹkan tó jẹ́ kí bídá burú gan nìyẹn pé tààlìlì tọ́lọ̀wọ́n bá ma ń lò lọ́pọ̀lọpọ̀ ọgbà pé ah kílórí tẹ̀ ń kìí ṣe pé tààlìlì pé ìdí tọ́lọ̀wọ́n bá ti sọ̀kalẹ̀ of course kò sẹ́bọ̀ tọ́lọ̀wọ́n bá sọ̀kalẹ̀ so àwọn kílùkọ rẹ̀ àwọn olùmọ́mọ́ ń pè ní ma kharaja makharaj al-ghalib oye ma kharaja makharaj al-ghalib in tó ṣe pé kò ń ṣe pé ìdàkejì rẹ̀ wà but wọ́n sọ ní sọ pé ìdàkejì rẹ̀ wà bí nísìn Ọlọ́run bá sọ pé wọ́n ń ṣẹbọ in tí ò sẹ́rì fún ṣẹbọ kan wà tó lẹ́rì ni kò lẹ́rì oye so akílùkọ rẹ̀ so tààlì nìyẹn pé ah in tọ́lọ̀wọ̀n bó sọ kalẹ̀ lẹ́sìn fi ń jọ́sìn fọ́lọ́run ọba ṣẹwárí bí náà náà ó ṣàárọ̀ kà ń bí aburú yìí so wọ́n ní so àwọn nǹkan tọ́lọ̀wọ̀n bó nífẹ̀ẹ́ lẹ́lòmí fi ń jọ́sìn fọ́lọ́run ọba in tọ́lọ̀wọ̀n bó yọnú sí si so mina la amal nínú àwọn ṣe wal aqwal àtàwọn ọ̀rọ̀ èyàn wò pé iṣẹ́ àti ọ̀rọ̀ nìkan wọ́n sọ ń bí so akílọ̀kọ̀ rẹ̀ àwọn amalul qulub mú so gbogbo ẹ̀ náà àwọn olùmọ̀ máa ń sọ pé kódà hatta alqulub ọkàn náà fúnra rẹ̀ ọkàn náà ní a ní amalul qalbi a ní kíni a ní qawlul qalbi oye a ní iṣẹ́ ọkàn a ọ̀rọ̀ tọkàn náà fúnra rẹ̀ náà oye so eléyìí àwọn olùmọ́sá Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n sàlàyé níbi tí Halabi ti mú wa tó so se bátúrù rẹ̀ gẹ́gẹ́dì tó fi wí tó ń wí so wọ́n ni adh-dhahira wal-batina so èyí tó hàn àtèyí tó se kíni àtèyí tó pamọ́ so àwọn ni wa qawluna hiya at-tadhallul wal-khudu' li-ikhtiyari wọ́n ni ẹ̀rọ́rọ̀ wa sọ pé ìtàn pè ní ìbádà at-tadhallul ìyẹpẹrẹ ayẹni walkhudu àti ìtẹríba al-ikhtiyari tó jẹ́ èyí tí yàn ṣe fúnra rẹ̀ wọn ò fọ́sì yàn sí wọ́n ni yakhruju bi dhalika wọ́n ni kò wọnú rẹ̀ báyẹn adhullu àbí adhullu wa alaykum assalam wa rahmatullah wọ́n ni ìtẹríba walkhudu àti so èyí tó ipá sọ fọ́sì yẹn ni in tí in tí in tí yẹn sọ lẹ́ẹ̀kan nìyẹn kó yí pé in tẹ́ nìyẹn fi ń gba ọlọ́run ọba pé ọlọ́run kò sí tí ó ṣe ni e, kò sí tí ó ṣe tí nǹkan mí báwà tí ó ṣe in tí Sheikhul Islam ń sọ lára àwọn kan tí Sheikhul Islam tafà sínú Majmu'ul Fatawa ni pé ṣe rí èyàn búrọ̀ sọ́ra gan pa àwọn tàṣàrùfà ti yàn kó mọ́ gbogbo tí wọ́n bá mọ́ ṣe kó mọ́ jẹ́ torí ọlọ́run ọba ṣe mọ̀ pé Sheikhul Islam sọ pé kódà àwọn àwàm wọ́n ní kíyàn sọ́ra pé tí yàn bá fẹ́ kọ̀ndẹ́mù ayé kíyàn mọ́ kọ̀ndẹ́mù ní kọ̀ndẹ́mù báwọn àwàmù sí máa ń rẹ̀ àwọn àwàmù sí máa ń ayé àwọn máa ń kọ̀ndẹ́mù ayé látara pé wọn ò rí tí wọ́n fẹ́ ń bẹ̀ kádàrá Ọlọ́run bá so ṣe kò sáà sọ pé kíyàn máa sọ́ra pé nípa ìkọ̀ndẹ́mà ayé báyìí ní pé ọlá pé kò rí tóun náà fẹ́ ń bẹ̀ ní pé ayé ìwá jámọ̀ kankan ni ṣebóhun ní ṣebé ní òun ti parí <laughs> òun láti bí ọdún mẹ́jọ <laughs> oye so in ti fi ń criticize ayé ni pé kò rí tó ń fẹ́ ń bẹ̀ so yẹ́ gbọ́dọ̀ ṣé torí pé ìwọ náà ọlọ́run bá ti padà ọlọ́run kẹ́yẹn ó kẹ́yẹn ni àbí ó humble yẹn ni kí ni ìdí tí ẹ fi ń ṣe kí ni yẹn tọ́nà bá ti ẹ̀wà humble yẹn gan ó wáyé kẹ́yàn ti ẹ̀wà gbà kẹ́yàn gbà nígbà pé ah ìgbà tẹ̀sìn ìgbà ìjúsẹ̀lẹ̀ fún ọmọ ọba so ìtẹ́ fi rí nìyẹn pé kódà kan máa sọ lẹ́nu pé ah, ayé ò jámọ̀ kẹ́kẹ́ gbogbo àwọn àṣẹ wọn kò tọ́ka sí láwọn tí ò ní nìyẹn láwọn tálákà tí ò ní o so ìṣe wọn ò tọ́ka sí so èyàn gbọ́dọ̀ sọ́ra gan pé kí ni ìwọ náà fi ń jẹ́ ẹrú fọ́lọ́run ọba sí látara pé o ní choice ni torí lára àwọn kódà lára eléyìí jẹ́ lára àwọn lára àwọn argument táwọn afá máa ń lò gan against àwọn àwọn tí wọ́n gbà kọ́kọ́ láwọn bá ń bẹ̀ ẹ̀ ríra ń yọ kún bí pé ẹrú ọlọ́run balẹ̀ yìí ń jẹ́ gbogbo limitations ọlọ́run ba náà ó yìí limit rẹ̀ yóò rí ọ ó sùn ó gbọ́dọ̀ jẹun ó kú so gbogbo àwọn limitations ọlọ́wọ̀n bá ó yìí sọ̀rọ̀ dìyìn kí wá ní kí ni lálì yìí tẹ̀sítẹ̀ ní òsọ́lọ́wọ̀n bá so kí ni lálì yìí kẹ́ ní òsọ́lọ́wọ̀n bá so eré jẹ́ nǹkan tí èyàn gbúrò sàmójútó dáadáa pé ìtẹ́ríbáyàn kó mọ̀ jẹ́ látara pé tọ̀ kò sí dínkù sí àrálẹ̀ sáyẹ̀nsì oye so wọ́n ni fakullu nasi ibadullah wọ́n ni kódà gbogbo èèyàn náà tẹ́lẹ̀ náà ẹrú Ọlọ́run ọba ni wọ́n oye so a almu'min walkafir èyí tó jẹ́ mu'mini àti èyí tó jẹ́ kèfèrí o bí máa na annahum khadi'un pẹ̀lú ìtumọ̀ pé gbogbo wọn náà ń tẹríba ni munqadun wọ́n tẹ̀lé ni li aqdarillah àwọn nǹkan tọ́lọ́run bá kádàrá annáfidha fihim àwọn nǹkan tó ṣe pé kíní yóò máa ṣẹlẹ̀ lára wọn wọ́n fẹ́ wọn kọ̀ kíní yóò máa wà implemented àwọn kọ́dàrù tó Ọlọ́run bá yóò máa wà implemented lórí wọn wọ́n ni hum ibadullah ẹrú Ọlọ́run bá ní gbogbo wọn so ó jẹ́ kó yára pé ìbòdíyà tún ó so al'ubudiyya al'amma ìjẹ́ ẹrú tó sì pé kò sẹ́ni tó bọ́kùn mẹ́ àti so al'ubudiyya amma ni pé gbogbo wa ẹrú gbogbo wa ẹrú Ọlọ́run bá ní wa oye so kí l'Ọlọ́run bá sọ ní ẹ̀ẹ̀ eh, illa ati rahmani abeda in kullu man fi samawati wal ardi illa ati rahmani ok wọ́n bẹ̀ oh Allah akbar so wọ́n ni hum ibadullah yatatarrafu fihim kayfa yasha wọ́n ní Ọlọ́run bá ń ṣe kíni Ọlọ́run bá ń control bó ṣe wù ní wàlá ahadun kò sẹ́ni kankan yakhruju an qada'illah tó kò ní bí àwọn nǹkan tọ́lọ́run bá ń kádàrá wa qadarihi àti àwọn nǹkan tọ́lọ́run bá ń ṣe kíni tọ́lọ́run bá ń darí wọn lórí qala ta'ala Ọlọ́run bá ṣe pé in kullu man fi samawati wal ard kò sẹ́ni kan tó wà ní sánmà àti lẹ́ni illa ati rahmani abda àfikó yóò wà bá Ọlọ́run bá lẹ́rù ni yóò wà bá irọ́ ni pé ayé ti yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run irọ́ ni o èyàn ma ti ń ṣe ni o so ẹrú lè yàn bá ọlọ́run àbá kódà ẹwà nẹ́bì sallallahu alaihi wasallam eh, eh, èyàn búrọ̀ sọ́ra gan fa kí a mẹ́jẹ káwọn so ẹwà nẹ́bì sallallahu alaihi wasallam nígbà tí ń sọ̀rọ̀ ọjọ́ ọgbẹ́ndẹ̀ ní pé kódà wọ́n ó lọ forí balẹ̀ síwájú ọlọ́run àbá fáìmọye ìgbà kọ́lọ̀ bá tó wá fún un ní ishfa ni sípẹ̀ wọ́n gbà sípẹ̀ rẹ̀ so ẹwọ̀n kẹ́ so Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹrú lòun bọ́ọ̀lẹ̀ nìkan sì máa wá yóò wá dá lójú tí ẹrí gbogbo àwọn kìníkan wà tí personally èmi sàkíyèsí tí ẹrí àwọn tọ́nà bá ma ń gáàdì sí súnnà gan nínú àwọn èèyàn gan àwọn tọ́nà bá bùn rẹ̀ lẹ́ni sẹ́rẹ̀ tó bá nígbèraga náà nílẹ̀ náà tẹ́lẹ̀ irú àwọn báwọn ma ń yáyàkúyà ni tẹ́ bá ṣàkíyèsí àwọn tọ́nà bá máa ń tọ́ sódodo àwọn tó ṣe pé wọ́n ṣe tán láti sọ àwọn náà mọ̀ pé àtọ̀ ìní wọ́n gbà pàwọn onímọ̀ wọ́n gbà pé ẹrú Ọlọ́run bá ní wọ́n gbà pé tọ̀ Ọlọ́run bá la wá sìn láyé so ẹ rí ìrẹ̀lẹ̀ yẹn lára àwọn tọ́nà bá máa ń tọ́ sódodo àwọn tí wọ́n máa ń ní àwọn tán máa ń ní ìgbéraga ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń yàyàkuyà lórílẹ̀ ni so èyí ò rí ká sẹ́kìsì yẹn pé kódà nínú àwọn tí wọ́n tọ́nà bá máa ń tọ́ sọ́nà gan-an ìrẹ̀lẹ̀ yẹn ìrẹ̀lẹ̀ yẹn tí ẹ̀nà bá tí kọ́lá kíyàn fi wọn rárẹ̀ pé ìbátan gbáyàn sọ ókè èyàn rí kìíní ìkíyàn gbà bọ́ sí ẹ̀rá wọn tí wọ́n ti fúnra wọn nípò tán ti sọ́ra wọn di mẹ́ìkíní kan mẹ́ìkíní kan tó bá kọ́kọ́ débi tó bá kọ́kọ́ wọ mọ́sálásí gan náà bí káwọn èèyàn kọ́kọ́ kí lọ náà ẹ̀rí pé irú èèyàn bẹ́ẹ̀ bóòlù fẹ́ gba súnnà tọ́rọ̀ bó bá tó bá kọ́ wọlé náà ìgbọ́n mọ̀ dákọ̀ ohun lórí kútbà lónìí ẹ sọ fún kó má dákọ̀ wá tàbá ti dé kó jí káwọn èèyàn mọ̀ pa àwọn bàbá ti dé ah so ìgbéraga lórílẹ̀ ohun irú àwọn bẹ́ẹ̀ ah, ẹ̀ẹ̀ní rí wọn di ìdí ibi tó ń sì máa gbá yìí ẹ̀kọ́lẹ̀ ẹlòmí ẹlòmí mọ́sálásí súnà lè wà lẹ́gbẹ̀ẹ́lẹ́ ẹlòmí pẹ̀ tàbá wọ bẹ̀ náà tàbá kú kírun tán wọn ní láwọn bàbá kíní àwọn bàbá kíní wọn ní kíwà ẹjá lọ bí tí wọ́n ti tí wọ́n ti dákọ wa so ìgbéraga ìgbéraga èjì kíyàn kíyàn kíyàn ròdòdó mọ́ ó se pàtàkì gán wọ̀lọ́ ìṣẹ́ tẹ́ bá rí ẹni tó jẹ́ onírẹ̀lẹ̀ tó jẹ́ onírẹ̀lẹ̀ tó jẹ́ onírẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá máa ń ṣàánú wọn gẹ̀ oye ọlọ́wọ́ bá máa ń ṣàánú wọn gẹ̀ tó dòdó bá dọ́dọ̀ wọn wọ́n mọ̀ rí bí gbà wọ́n mọ̀ rí bí gbà wọ́n mọ̀ rí bí gbà wọ́n mọ̀ improve wọ́n mọ̀ improve so wọ́n ní hadhihi hiya al-ibadatu al-amma wọ́n lè ní ìbádà gbogbo wa hiya laysat ikhtiyariyya wọ́n ní eléyìí ó fẹ́ ọkọ̀ ẹrú ni ọ fọ́lọ̀wọ̀n bá o ó kú kò sí tó fẹ́ ṣe yóò rí ọ so ó mú mi restrictions tó bá life rẹ̀ kí lè tó jẹ́ wa innama hiya tirariya wọ́n ní ìjẹ́rú ilé ìjẹ́rú tó jẹ́ dandan ni o wọ́n ní qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé walahu aslama man fi samawati wal ardi taw'an wa karha gbogbo ẹni tó wà ní sánmà àti ilẹ̀ gbogbo wọn wọ́n tẹríba fún ọlọ́wọ́ bá ní wọ́n jupájú sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ bá taw'an wa karha èyí tó jupájú sẹ́lẹ̀ ní ìrọ̀rùn karha èyí tó lọ́wọ́ bá fọ́sẹ̀ pé ẹrú ni ọ́ wa ilayhi yurja'un gbogbo wọn ọ̀dọ̀ ọlọ́wọ́ bá náà wọ́n sì tún padà sí so mùsùlùmí èyàn gbọ́dọ̀ sọ́ra fún gbogbo àwọn nǹkan tí ó gbéyàn kó tí ṣàítánù bá fẹ́ gba ubudiyya lọ́wọ́ yẹn gbogbo àwọn nǹkan yìí yóò máa gbà ìtẹríba tí yẹn ní fọ́lọ́wọ́ bá wọn yóò máa dínkù yóò bẹ̀rẹ̀ sí jọra rẹ̀ lójú wọn kí òun náà ni òun nímọ̀ tó báyìí ana hafiztu munzu kìíní kan so yóò bẹ̀rẹ̀ sí jọra rẹ̀ lójú yóò bẹ̀rẹ̀ sí jọra rẹ̀ lójú wọ́n ní so uh, wọ́n ní wa qawluna wa hiya taqarrubu ilayhi bima shara'ahu wọ́n ní gbólóhùn wa ta sọ pé òun ni kí ẹ máa súnmọ́ Ọlọ́run Ọba pẹ̀lú nǹkan tọ́nà ọba ṣe lófin wọ́n ní yakhruju at-taqarrubu ilayhi bima lam yashra'ahu wọ́n ní ó bọ́kún bẹ́ kí ẹ máa súnmọ́ Ọlọ́run Ọba pẹ̀lú tọ́nà ọba ṣe lófin kò wọnú ìbádà o kí ẹ máa jọ́sìn fọ́nà ọba pẹ̀lú nǹkan tọ́nà ọba ṣe so kò wọnú ìbádà o kódà àwọn èèyàn bá pè ní ìbádà torí kódà bídà gan kó ìgbéraga sínú bídà náà gẹ́gẹ́ bí ẹbọ ṣe kó ìgbéraga sínú bídà náà kó ìgbéraga sínú bídà kó ìgbéraga sínú pé ah bóò ló ṣe máa sàṣàyàn pé ìwọ ló jọ́sìn fọ́nà ọba pẹ̀lú tó bá wọ̀ mo ti gbọ́ àmà tí tèmi ṣe yìí ní jùlẹ̀ oye so ah ìyí tèyàn sọ ni pé tọ́ gbogbo tọ́nà ọbọ̀ bá fẹ́ sí ẹni tẹ́mi fẹ́ èyí tí fi jọ́sí tó bá wù kó gbà kó bá wù kó má gbà wà láyìn tẹ́lòmí kódà ó kò pé ẹlòmí ò sọ eléyìí gan àdúrún tàwà ṣe yọ́nà ọbọ̀ wà nígbà kọ́ ẹ̀rọ̀gbọ́n ìnìkan lẹ́wà Aljanna oye so ah ìsẹ́wọ̀n tó ń sọ ni pé Ọlọ́run wà wù ọ́ ṣe pé ó ṣe ó ṣe tìfẹ́ inú rẹ̀ ó ṣe tó wù ọ́ so nítorí pé ó ṣe tó wù ọ́ yẹn tọ́ so eléyìí jẹ́ bí tá ti dùn pẹ̀lú Ọlọ́run Ọba so ẹ jẹ́ ká ẹ jẹ́ ká lọ sí lecture àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe máa ń kọ́ wa pé àkílùkọ̀ tó bá ti di táìmù àwọn dùrúsù àwọn àfáà kọ́lẹ̀ èèyàn gan bá ní dùrúsù so èèyàn ṣe kíni èèyàn gbọ́dọ̀ ámbèrè tà sí kíni ní dùrúsù lára tiwa <laughs> so so kéèyàn lọ sí kéèyàn lọ gbọ́ ọ̀rọ̀ àwọn àfáà ni kéèyàn ṣàǹfààní bẹ́ẹ̀ kéèyàn kẹ́kọ̀ọ́ so èyàn kẹ́lẹ́ lọ́dọ̀ àwọn Sheikh Hamman àwọn àwọn afárada òkè sí àwọn pé èmi náà afárawa náà láyé tiwa nílùú wáyé afárawa náà náà kẹmọ́ aláfà kankan laysa indahum ẹ̀wọ̀n kan so subhanaka wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaikum